You are God from beginning to end. Eyes always walk argument. You are God, my God. You are God. You are God from beginning to the end. There is no place for argument. You are God Sing it again loud and clear. You are God. You are God from beginning to the end. There's no place for argument. You are God all by yourself. Glory be to God in the highest. Amen. Glory be to God in the highest. Amen. For His mercies endure forever. Amen. For His mercies endure forever. Amen. Hallelujah. Glory. Hallelujah. Glory be to God in the highest. Amen. Hallelujah. For his mercy endureth Hallelujah, His glory, Holy Ghost, now and evermore. Now and evermore. His glory, Father, His glory, Son. Hallelujah. His glory, Holy Ghost, now and evermore. Now with a loud voice, Lord. say the good loud of black horn of wonders, horn of wonders, for my Lord, your wonders in my life. Hallelujah, of holy. This service is very short. Ìsìnyí ìsìnṣókè ni. Very soon the service will terminate. Like Láìpẹ́ a ó parí ìsìn. So every minute you are going to spend here. Nítorí bẹ́ẹ̀ gbogbo ìṣẹ́jú tó ń lò níyìn. Do it in a military style. Lò ó bí The Bible says as from the days of John the Baptist until now. Bíbélì ni wípé láti gba ọjọ́ Jòhánù Baptist títí di ìsinsìnyí. The kingdom of heaven suffered violence. Ìjọba ọ̀run di àfagbára wọ̀. And the violent take it by force. Àwọn alágbára ti fi ipá gbà á. And in case you are here too, there are powers that have been threatening your existence. Even there are sicknesses in your body right there. These seven prayers will shake them back to the center. In case you are here too, The enemy has been releasing strange warfare into your dreams. Strange warfare, strange warfare. These seven prayers will shake them back to the senders. Can you say this loud and clear? Every constant battle. Gbogbo ogun lemọ́lemọ́ against the solution to my problems. Lòdì sí ojútùú sí àwọn ìṣòro mi. Can I hear you saying that loud and clear? Ìbéèrè lówó òkè. Dẹ́ẹ́! In the name of Jesus, open your mouth and begin to decree. That's why Jesus brought you here. Ìdí nìyẹn tí Jésù ti mú ọ wá sí yìí. Màsíkàpọ́líkà setende ke yaba maribo kapo that's the power of God coming thank you Jesus thank you Jesus in Jesus name we pray sisters are you here. ẹ̀yin say power of the grave. pé agbára ìsà òkú of my father's house. Ilé bàbá mi. That says my glory will not speak. Tó gbogbo mi ò ní fọhùn. Can I hear sister say that? Ẹyin obìnrin ẹ wíbẹ̀ fi gbọ́. Brothers, can I hear you shouting the same thing? Ẹ̀yọ̀kùnrin gbóhùn sókè. Before I leave this place, in the name of Jesus, open your mouth and decree. Deal with the power of the grave. In the name of Jesus. makatesekende keya boshende raba maponde kesetela kaya boshende rabo kasa deal with that power in the name of Jesus thank you Jesus In Jesus' name we pray. Say, the key of my future. Kọ́kọ́rọ́ ọjọ́ ọ̀la mi. In the hands of wicked elders. Ó bẹ ní kàwọ́ àwọn àgbà ìkà. Jump out and locate me now. Láàdé bọ́ọ̀dù wá mi. In the name of Jesus. Ní orúkọ Jésù. Open your mouth. Lẹ́nu rẹ. Command the king to jump out and locate me. Kọ́kọ́rọ́ náà ó fẹ́ jáde. Makate Setia. Yes. Bẹ́ẹ̀ni. Recover the key, recover the key. In the name of Jesus. recover the king, recover the king. gba kọ́kọ́rọ́ náà Thank you, Jesus. Thank you, Jesus. In Jesus' name we pray. Lórúkọ Jésù la gbàdúrà. I want you to be more aggressive. Problem with strange roots. Ìṣòro tó ní gbòǹgbò àjèjì. Harassing my life. Tó dúnkokò mọ ayé mi. I break your backbone. Mo ṣe àbá rẹ. In the name of Jesus. Orúkọ Jésù. Break their backbone. Ṣé àbá rẹ̀? Something is happening over there. That's the power of God coming upon you. Right there where you are. From the top of your head to the sole of your feet. In the name of Jesus. In Jesus' name we pray. This is an aggressive command. Say every evil presence around me. Gbogbo ìfaramọ̀ ibi tó yí mi ká. What are you waiting for? Ilé ń ṣe. Scatter! Túká! In the name of Jesus. Yorùbá Jésù. Every evil presence around me. Gbogbo ìfaramọ̀ ibi. What are you waiting for? Ilé ń ṣe. Scatter! Ẹ̀dùká. Thank you, Jesus. Òṣèlú Jésù thank you jesus o ṣeun jésù. In Jesus' name we pray. Lórúkọ Jésù la gbàdúrà. And somebody needs to pray this prayer with boiling anger. Ẹnìkan bẹ tó nílò láti gba àdúrà pẹ̀lú ìbínú tó ń ru. Carriers of evil load. ẹ̀yin tó ru ẹrù ibi. in pandemic. nínú àkókò àjàkálẹ̀ àrùn yìí ẹgbẹ́ ẹrù yìí. in the name of Jesus. ní orúkọ Jésù. commandant of pàṣẹ kí wọ́n gbé ẹrù wọn. máa ṣe kàtẹ́. àlá. pàṣẹ kí wọ́n wọn. In Jesus' name we pray. Lórúkọ Jésù la gbàdúrà. You now pray this machine gun prayer. Ó wá gba àdúrà katakata yìí. This is the last one. Ètò kẹ́yìn ni yóò. This machine gun prayer. Àdúrà katakata yìí. Meaning that you begin to emphasize the last one. Ó túmọ̀ sí pé ó máa tẹnumọ́ ọ̀rọ̀ àwíkẹ́yìn rẹ̀. Say powers that hate my existence. Agbára tó kórìíra wíwà láàyè mi. Replace me in the grave. Dípò mi ní ìtẹ̀ ọ̀kú. You will now emphasize replace me in the grave. Ó lọ pàṣẹ replace me replace me replace me. Open your mouth and pray. Bóòlù tó fẹ́ kó gbàdúrà bẹ́ẹ̀. Yes, I must replace you in the grave. Wọ́n gbọ́dọ̀ gba ìkórè jí ìgbòkú ní orúkọ Jésù. Thank you, Jesus. lórúkọ Jésù la gbàdúrà. Father, we thank you for this manna water service. And we thank you for preservation. We thank you for looking after your people. We thank you because all the storms and rages of darkness have been disgraced. Father, we thank you for the mightiness of your name and your power. And we thank you for your name which is above all names. orúkọ lọ. lay your answer upon your people here tonight. ẹ̀dá ọwọ́ ilé àwọn ènìyàn yín níyì láṣálẹ̀ yìí. and read them by your power. ẹ fòró yàn wọ́n nípa agbára yín. Bless them to a dumbfounding degree. Ẹ̀bùkún wọn ní ọ̀nà àgbàyanu. And take absolute control. Jẹ́sì gbàkóso gbogbo. In Jesus mighty name we pray. Lorúkọ ńlá Jésù Kristì la Ẹ sábà sí God bless you. Ẹ jẹ́ ká jókòó ọlọ́run yóò bùkún wa. As we take our Bibles. Nígbà tó ti gbé Bíbélì wa. And open to Genesis chapter 28. A ó ṣí sí Genesis orí kejìdínlọ́gbọ̀n. Genesis 28. Genesis orí kejìdínlọ́gbọ̀n. I'm going to start speaking for a few minutes. Wọ́n bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ fún ìṣẹ́jú díẹ̀. On what I call connecting the God of Bethel. Lórí ohun tí mo pè ní sísopọ̀ mọ́ Ọlọ́run Bẹ́tẹ́lì. Connecting the God of Bethel. And I'm praying tonight that you. You will connect to that God in the name of Jesus. If you look behind here. You will see that story. Connecting to the God of Bethel. Genesis 28. From verse 10. Láti ẹsẹ̀ ìkẹwàá. And Jacob went out from Beersheba. Jacob sì jáde kúrò láti Beersheba. And went towards Haran. Ó sì lọ sí ìhà Harani. And he lighted upon a certain place. Ó sì dé ibì kan, ó dúró níbẹ̀. And tarried there all night. Ní òru náà. Because the sun was set. Nítorí òòrùn wọ̀. And he took up the stones of that place. Ó sì mú nínú òkúta ibẹ̀. And put them for his pillow. Ó sì ṣe ìrọ̀rí rẹ̀. And laid down in that place to sleep. Ó sì sùn níbẹ̀. He had pillow of stone. Ó fi òkúta ṣe ìrọ̀rí. It is not comfortable to have a pillow of stone. Kò rọrùn láti lo òkúta fi ṣe ìrọ̀rí. While his head was on that pillow. Nígbà tó gbé orí lé ìrọ̀rí olókùúta yìí. He had a revelation ó ní ìfihàn. may you have a divine revelation in the name of Jesus. yẹ kó o ní ìfihàn àtọ̀dọ̀ Ọlọ́run ní orúkọ Jésù. ascending and descending. ascending and descending. ascending and descending. and behold the Lord stood above it. and said I am the Lord God of Abraham. thy father and the God of Isaac. the land whereon thou liest. to thee will I give it unto thy seed. and thy seed shall be as the dust of the earth. Ìrù ọmọ rẹ yóò sì rí bí erùpẹ̀ ilẹ̀. And that shall spread abroad. Ìwọ ó sì tàn kálẹ̀. To the west. Sí ìhà ìwọ̀ oòrùn. To the east. Àti sí ìlà oòrùn. To the north. Àti sí ìhà àríwá. And to the south. Àti sí ìhà gúúsù. And in thee and in thy seed shall all the families of the earth be blessed. Nínú rẹ àti nínú irú ọmọ rẹ ni a ó bùkún gbogbo ìbátan ayé. and behold I'm with thee. Ìkíyèsí èmi wà pẹ̀lú rẹ. I will keep thee in all places where thou goest. Èmi ó sì pa ọmọ ní ibi gbogbo tí ìwọ ń lọ. I will bring thee again to this land. Èmi ó sì tún mú ọkọ̀ wá sí ilẹ̀ yìí. For I will not leave thee. Nítorí èmi kì yóò kọ̀ ọ́ sílẹ̀. Until I have done that which I have spoken to thee of. Títí èmi ó fi ṣe èyí tí mo wí fún ọ tán. And Jacob awake out of his sleep. Jacob sì jí ní ojú oorun rẹ̀. And he said, Surely the Lord is in this place. That's what you find at our banner here. Surely the Lord is in this place. And I knew it not. I was afraid. And said, How dreadful is this place? This is none other but the house of God. This is the gate of heaven. And Jacob rose up early in the morning. And took the stone that he had set for his pillows. And set up for a pillar. And poured oil upon the top of it. He anointed the place, anointed what the, the stone that he had set up ó ta òróró sí òkúta tó gbé kalẹ̀. that stone that he used for his pillow. òkúta tó fi ṣe ìrọ̀rí yẹn. he now set it as a pillar. ó wá sọ ọ́ di ọ̀wọ̀n. and poured oil on top of it. ó sì ta òróró sí orí rẹ̀. So you now understand when we say anoint your house, anoint this, anoint that. Ẹ yóò wá yìí di tàmá fi ń sọ pé ta òróró sí ilé rẹ̀, ta òróró sí ilé, ta òróró sí tọ̀hún. And he called the name of that place Bethel. Ó sì pe orúkọ ibẹ̀ náà ní Betheli. But the name of that city was called Luz. Ṣùgbọ́n Lucy. At the first. Ní orúkọ ìlú náà tẹ́lẹ̀ rí. Let me stop there for now. Ẹ jẹ́ kí n mẹ́nu dúró ń bẹ̀ yẹn náà connecting to the God of Bethel. Sísopọ̀ mọ́ Ọlọ́run Bẹ́tẹ́lì. One of the greatest visions ever shown to anybody in the Bible was shown to Jacob. Ọ̀kan nínú àwọn ìran tó lágbára jùlọ tá a fi wọn èèyàn kankan nínú Bíbélì àfihàn Jákọ́bù. It took place at night. Òru ló ṣẹlẹ̀. And Jacob saw a ladder. Jacob sì rí àkàsọ̀ kan. Better put like a staircase. Ó dàbí àkà ẹ̀ẹ́. Eh, stẹ́ẹ̀pù tá à ń gùn lọ sókè ilé. from earth to heaven. Láti ayé lọ sí ọ̀run. The angels of God were ascending and descending upon it. Àwọn angẹ́lì Ọlọ́run wọ́n ń gòkè wọ́n sì ń tọ̀kalẹ̀ lórí rẹ̀. But on top of that ladder up there. Ṣùgbọ́n lókè àkàsọ̀ ọ̀hún the God of Abraham, Isaac, and Jacob stood there. Ọlọ́run Abrahamu, Isaki àti Jacobu dúró lé. Jacob understood the profound significance of that vision. Bí ìran òun ṣe ṣe pàtàkì tó, ó yé Jacobu. And he called the name of the place Bethel, the house of God. Jesus himself referred to this vision of Jacob in John chapter one verse fifty-one. And in Genesis chapter thirty-one. Genesis orí Verse thirteen. Ẹsẹ̀ what God said. Ẹ ohun tí Ọlọ́run wí. Genesis thirty-one thirteen. Genesis orí kọkànléní ẹsẹ̀ ìkẹtàlá. God said. Ọlọ́run wí pé. I am the God of Bethel. Èmi ni Ọlọ́run Bẹ́tẹ́lì. Where thou anointest the pillar. Níbi tí ìwọ ta òróró sí ọ̀wọ̀n. God calls himself the God of Bethel. Bethel. Ọlọ́run pe ara rẹ̀ ní Ọlọ́run Betheli. Bethel is the place of surely the Lord is in this place. Bethel jẹ́ ibi ní tòótọ́ Olúwa wà níyìí. Bethel is the place called the house of God. Bethel níbi tá a pè ní ilé Ọlọ́run. Is the gate of heaven. Ó jẹ́ ẹnu ọ̀nà ọ̀run. Bethel is a place of vision. Bethel jẹ́ ibi ìran. A place of divine encounter. Ibi ìbápàdé pẹ̀lú Ọlọ́run. A place of divine assurance. Ibi àrídájú pẹ̀lú ọlọ́run. a place of divine promises. ibi ìlérí ọlọ́run. Bethel is a place of prayer. Bethel jẹ́ ibi àdúrà. a place of communion with God. ibi ìbáraẹnisọ̀rọ̀ ìbáraẹnisọ̀rọ̀. Bethel is láàrin ènìyàn àtọlọ́run. Bethel is the place where God communes with you from above the mercy seat. Bethany jẹ́ ibi tí Ọlọ́run ti ń bá ọ sọ̀rọ̀ láti òkè ìtẹ́ àánú. It is therefore a great thing for you to connect to the God of Bethel. Nítorí bẹ́ẹ̀, nǹkan tó dára, nǹkan ńlá ni láti sopọ̀ mọ́ Ọlọ́run Bethel. Can you raise up your right hand where you are and shout this loud and clear? Kò ṣe náwó ọ̀tún rẹ sókè níbi tó wà. I connect my life. Mo so ayé mi pọ̀. To the God of Bethel. Ọlọ́run Bethel. By the power in the blood of Jesus. Ẹ̀jẹ̀ Jésù connect my life to the God of better by the power in the blood of Jesus. Shout it loud and clear. Thank you, Jesus. Amen. Amen. If you have your hymn book, pilgrimage. Ẹni tó jẹ́ pé nínú ìrìn àjò tí ń mú ní sàárẹ̀ yìí. As all our fathers led. Ó darí gbogbo àwọn bàbá wa. One thousand and seven. Orin ẹgbẹ̀rún kan àti méje. to know Sing it along with me. Wow. activity of the God of Bethel. Orin yẹn ó ṣàpèjúwe agbára àti ìṣesí Ọlọ́run Bẹ́tẹ́lì. When he says I'm the God of Bethel. Nígbà tó ń pé èmi ni Ọlọ́run Bẹ́tẹ́lì. It's an encouraging proclamation. Ó jẹ́ ọ̀rọ̀ tó ń kíni láyà. Meaning that You must have passed through a lot of things now. This pandemic period has been a period of serious tribulation for so many people. Àkókò àjàkálẹ̀ àrùn Plenty of people are discouraged and unhappy. That is why I'm bringing to you the God of Bethel tonight. Ìdí When you connect to that God of Bethel. Bó o bá sopọ̀ mọ́ Ọlọ́run Bẹ́tẹ́lì yìí. Who appear to the unhappy, depressed Jacob. Tó fara hàn sí Jacob tínú rẹ̀ ò dùn tó ti kárí bọnú. Was so unhappy. Inú rẹ̀ bàjẹ́ púpọ̀. Tired. Ó rẹ̀. Sick. Ó ti sú. Of his life. Ayé ti sú. He took a pillow of stone. Ó wá mú òkúta ó fi ṣe ìrọ̀rí. and slept off. ó sì sùn lọ. all of his studies. lójijì. the God of Bethel. ọlọ́run Bethel wá farahàn. As you are listening to me tonight. If you can shout a tenfold amen hand of God will touch you while you're shouting. Right there where you are. Whether the enemies like it or not. Receive divine intervention. In the name of Jesus. connecting to the God of Bethel. The God of Bethel is a God of divine intervention. The God of Bethel advertises the mighty power of prayer. Ọlọ́run Bẹ́tẹ́lì ń polongo agbára ńlá tó bẹ̀rẹ̀ God of Bethel is the prayer answering God. Ọlọ́run Bẹ́tẹ́lì ni Ọlọ́run tó ń dáhùn àdúrà. The God of Bethel allows Ọlọ́run Bẹ́tẹ́lì á máa fàyè gba the pregnancy of the enemy. Oyún ọ̀tá kó máa ga. To get to nine months. Kókó oṣù mẹ́sàn-án. Before aborting is for the enemy. Kó tó jẹ́ kó wálẹ̀ fún ọ̀tá. when they were carrying them to the fire, looking at them, those were the pregnancies of the enemy. Looking at them. Until they landed in the fire. When they now landed in the fire, those men continue to they encounter the kind of miracles that they've never experienced in their lives. Wọ́n wá ní ìrírí irú iṣẹ́ ìyanu tí wọn ò ní rí láyé wọn. Right inside the fire. Láàárín iná yẹn gangan. Not outside it. Ìṣe níta o. Inside the fire. Ní inú iná yẹn. By throwing them inside. Nípa sísọ wọn sínú iná five miracles happen in their life instantly. Iṣẹ́ márùn-ún ọ̀tọ̀ọ̀tọ̀ ló ṣẹlẹ̀ nínú ayé wọn lọ́gán. The enemy thought he was going to destroy them. Ọ̀tá lérò pé àwọn ó pa wọn But it was that fire that brought you to work miracles for them. Ló bẹ̀rẹ̀ sí ṣe iṣẹ́ ìyanu fún wọn. Their first miracle. Iṣẹ́ ìyanu àkọ́kọ́ tí wọ́n gbà. Those who went to throw them inside the fire. Àwọn tó lọ jù wọ́n sínú iná. The fire killed them. Iná pa wọn. I'm speaking to somebody here. Those who want to throw you inside the fire. The fire shall kill them in Let your amen rule like thunder. Number two miracle. fire that is supposed to be burning them, they're supposed to be screaming, screaming, screaming it became air conditioner. Ó wá di amúlétutù sí wọn lára. They were strolling about inside fire. Wọ́n wá yan fandafanda láàrin iná. Roaming around inside fire. Wọ́n yan fanda láàrin iná. Never seen anybody walking about in fire. Ṣé ìwọ rẹ nìkan tó yan fanda láàrin iná rí ni? Miracle number two. Iṣẹ́ ìyanu kejì tó ń bá mi. Miracle number three. Iṣẹ́ ìyanu ìkẹta. The bondage they put in their hands. Ìdè tí wọ́n fi di ọwọ́ wọn. The fire roasted it. Iná dòòrùn. So they were free now. Wọ́n wá dòòrùn nira. Miracle number four. Iṣẹ́ ìyanu kẹrin. Is that for the first time in their lives? Èpè fún ìgbà àkọ́kọ́ láyé wọn. For the first time in their lives. Fún ìgbà àkọ́kọ́ láyé wọn. They encountered the Lord Jesus Christ. Wọ́n wá pàdé Jésù Kristi Olúwa. Inside the fire ní àárín iná. not outside the fire. níṣe níta iná. was when they landed there. ìgbà tí wọ́n balẹ̀ sínú iná. so all the calculation plan of the enemy just became their testimonies. nítorí bẹ́ẹ̀ gbogbo tí ọ̀tá ń ṣírò gbogbo ìpèsèpèrò àwọn ọ̀tá ó wá di. so that is why I'm prophesying upon your life. òun ló fà tí mo fi sọ tẹ́lẹ̀ sáyé. that every move of your enemy. shall become your testimonies in the name of Jesus. shall become your testimonies. shall become your testimonies. shall become your testimonies. shall be become your testimony. Shall become your testimony. In the name of Jesus. They encounter the fourth man in the fire. The fourth man in the fire. If they didn't land inside that fire. They will never. Have met the King of Kings and the Lord of Lords. The fifth miracle they received. Iṣẹ́ ìyanu ìkarùn-ún tí wọ́n Was that they promoted them. Irú pé wá gbé wọn ká. Nebuchadnezzar say come out of that fire. Nebuchadnezzar wà ní jáde nínú náà. Come out of that fire. And he promoted them immediately. Ó wá gbé wọn ká lẹ́sẹ̀kẹsẹ̀. So what the enemy was planning to be a problem for them. Nítorí bẹ́ẹ̀ ohun tí ọ̀tá pèsè pèrò pé kó jẹ́ ìdààmú fún wọn. Became a promotion for them. Ó wá di ìgbéga fún wọn. Can you decrease sevenfold? Wá pàṣẹ ilé ní ìgbà méje. My problems. Ẹyin ìṣòro mi. Shall become my promotion. Yóò di ìjẹ́rìí mi. By the power. Nípa agbára. In the blood of Jesus. Say it seven times. Ibẹ̀ ní méje. Have your seat. Ẹ jókòó. The God of Bethel is a prayer answering God. Ọlọ́run Bethel jẹ́ Ọlọ́run tó ń dáhùn àdúrà. Is able to do abundantly and exceedingly or oh, more than what we think or ask. Ó lágbára lẹ́kùnrẹ́rẹ́ láti ṣe pàápàá kó tún ṣe ju ohun tí a lérò láti béèrè lọ. The God of Bethel know not withhold blessings from you. Ọlọ́run Bethel kò ní fawọ́ ìbùkún sẹ́yìn fún ọ. Blessing that will be for your good, Who will withhold it. Ìbùkún tó jẹ́ ohun tí ó ṣe ọ́ láǹfààní kò ní ṣàì fún ọ. The God of Bethel signifies the God of yesterday, today and forever. Ọlọ́run Bethel dúró fún Ọlọ́run àná, Ọlọ́run òní, Ọlọ́run títí ayé. He says, I'm God, I change not. Ó ní Ọlọ́run ni mí, èmi kò yí padà. Therefore you sons of Jacob are not consumed. Nítorí náà ni a ò ṣe run ẹ̀yàn ọmọ Jákọ́bù. And I was the same person that appeared to that Jacob. The God of Jacob, God of Bethel is the God of mercy. The God of Bethel is the God that connects himself to things of earth. Ọlọ́run Bẹ́tẹ́lì ni Ọlọ́run tó ń so ara pọ̀ mọ́ àwọn nǹkan ti ayé. So whatsoever you decree on earth. ó ní ohunkóhun tí ẹ bá pa àṣẹ rẹ̀ ní ayé. shall be done in heaven. a ó ṣe é ní ọ̀run. that's why the angels were ascending first. ìdí nìyẹn tó fi jẹ́ pé àwọn áńgẹ́lì yẹn kọ́kọ́ ń gun òkè ni. they were coming down. wọ́n tó sọ̀kalẹ̀. ascending means. wọ́n gun òkè ó túmọ̀ sí. the initiative must come from you. pé ìgbésẹ̀ yẹn ọ̀dọ̀ rẹ ló ti kọ́kọ́ gbọ́dọ̀ bẹ̀rẹ̀. it's what what you decree here on earth. ohun tí wọ́n bá pa àṣẹ rẹ̀ láyé. that goes to heaven. And heaven brings down the answers. The God of Bethel is the God of angels. He sends angels to help his people. Angels are messengers of God. They are very powerful. They are very intelligent very wise. Wọ́n ní òye púpọ̀. They minister to God's people. Wọ́n máa ṣe iṣẹ́ ìránṣẹ́ fún àwọn ènìyàn Ọlọ́run. The God of Bethel is the God of angels. Ọlọ́run Bẹ́tẹ́lì ó jẹ́ Ọlọ́run àwọn áńgẹ́lì. God of Bethel is the God that sends angels to do things. Ọlọ́run Bẹ́tẹ́lì ni Ọlọ́run tó máa ń rán àwọn áńgẹ́lì láti wá ṣiṣẹ́. I am praying that even today. Mo ń gbàdúrà pé lónìí gangan. You will connect to that God of Bethel in the name of Jesus. Orúkọ mọ́ Ọlọ́run Bẹ́tẹ́lì náà ni orúkọ Jésù. So in conclusion what I'm telling you. Lákòótọ́ ohun tí mò ń wí fún yín gangan ni pé. The God of Bethel is the God of providence. Ọlọ́run Bethel ni Ọlọ́run olùpèsè. The God of Bethel is the God of revelations and prophetic dreams like Jacob had here. Ọlọ́run Bethel ni Ọlọ́run ìfihàn àti àwọn àlá wòlíì bí Jacob ṣe ní. The God of Bethel is the God of divine intervention. Ọlọ́run Bethel ni Ọlọ́run tó ń dáhùn sí àwọn nǹkan látòdì ọ̀run. The God of, God Bethel is the intimately personal God. Ọlọ́run Bẹ́tẹ́lì ó jẹ́ Ọlọ́run tó súnmọ́ ni pẹ́kípẹ́kí. The God of Bethel is the God of my grace is sufficient for thee. Ọlọ́run Bẹ́tẹ́lì ni Ọlọ́run oore ọ̀fẹ́ mi tó fún ọ. The God of Bethel is the God that doeth wonders. Ọlọ́run Bẹ́tẹ́lì ni Ọlọ́run tó ń ṣe ohun ìyanu. Tonight, make up your mind. And to connect to that God. That God of divine intervention. The God of Shadrach, Meshach and Abednego. The God of Bethany is also the fourth man inside the fire. Let me share this testimony again. This happened in Kano, Kano. Kano many many many years ago. lọ́pọ̀lọpọ̀ ọdún sẹ́yìn. I'm talking about even before the Lord started the mountain of fire um, and miracles. kí olúwa tiẹ̀ tó gbé orí òkè náà ti ṣe ìyanu kalẹ̀ ní ọ̀rọ̀ òun. This man. ọkùnrin kan. has first degree first class ó yanrantí nínú ìkẹ́kọ̀ọ́ gboyè rẹ̀ àkọ́kọ́. masters degree distinction. nínú ìkẹ́kọ̀ọ́ gboyè rẹ̀ kejì ó tún yanrantí. in those days. ní àtijọ́ yẹn o. not now. kì í ṣe lóde òní. in those days. nígbà yẹn lọ́hùn when we were still in the university. Nígbà tá a yìí fásitì. Companies used to come to university to employ people who have who have not even graduated. Àwọn ilé iṣẹ́ wọn a máa wá sílé ẹ̀kọ́ fásitì láti gba ẹni tó yìí ń kàwé lọ́wọ́ láti gbà síṣẹ́. You have not even done the final exam they are coming to interview you for a job. Kò tí ì ṣe ìdánwò àṣeparí o, wọ́n ti wá ń ṣe ìfọ̀rọ̀wánilẹ́nuwò iṣẹ́ fún. May God bring back those good days in the name of Jesus. Olúwa ó ṣàkóso dá àwọn ìgbà rere bẹ́ẹ̀ padà lórúkọ Jésù. So let alone somebody who has first class. A máa wà sẹ́ni tó yanrantí nínú ìkẹ́kọ̀ọ́ gboyè kínní. And also who has a master's. Tó tún kẹ́kọ̀ọ́ gboyè kejì. But here he was. Ìgbọ́n ọ̀gbẹ́ni o. No job. Kò ríṣẹ́. He goes to interviews. Ó bá lọ fún ìfọ̀rọ̀wánilẹ́nuwò. They say, well, you did very well. Wọ́n ní o ṣe dáadáa nínú àgbéyẹ̀wò yìí o. In fact, according to our records, you are the best. Kódà nínú àkọsílẹ̀ wa ìwọ ló dáa But uh, ṣùgbọ́n. Uh, we don't want you. I'll tell. Don't want you. Alfeo. Deliverance ministers call it unexplainable hatred. Àwọn oníṣẹ́ ìtúsílẹ̀ a máa pè ní ìkórìíra tí ò ṣe é ṣàlàyé. The mark of the cobwebs. Àmì jàǹkáríwọ̀. The mark of being stale. Àmì ṣíṣá. The mark of making a person visible but invisible. Àmì kí ènìyàn wà ṣùgbọ́n kán máa rí So everywhere he went. Gbogbo ibi tó ń lọ. So every every morning we just wake up and roam around the streets of Kano. Tó bá ti dàárọ̀, tó bá ti díbà, yóò kàn jí yóò máa fẹsẹ̀ súnlẹ̀ kiri ní gbogbo òpópónà Kano. Talk about. A máa rìn kiri. One day. Lọ́jọ́ kan as he was walking about. Bó ń bẹ̀sẹ̀ súnlẹ̀ kiri. He saw that they were trying to have a small crusade somewhere. Ó wá rí i pé níbì kan wọ́n fẹ́ ṣe ìsọjí kékeré. In one area in Kano they call Sabongeri area. Ní àdúgbò tí wọ́n pè ní Sabongeri ní Kano. They were holding a crusade. Wọ́n fẹ́ ṣe ìsọjí ńbẹ̀. He saw their signboard. Ó rí àlẹ̀mọ́ tí wọ́n gbé kalẹ̀ síbẹ̀. The blind shall see. Pé afọ́jú á náà. The lame shall walk. Amúkùn á Come and see Jesus. Ẹ máa bọ̀, ẹ wá rí Jésù. Why is it we had no job? Nígbà òkú níṣẹ́ lọ́wọ́. Nothing to do at home. Kò sí nǹkan tó ń ṣe nílé náà. Sir, I will wait here till they start. Ó ní ẹ, màá dúró títí tí wọ́n á ti bẹ̀rẹ̀. So he waited from twelve in the afternoon. Láti bí aago méjìlá lọ́sàn-án bá dúró. Till six when crusade started. Bí aago mẹ́fà kan ṣẹ̀ bẹ̀rẹ̀ sọ́jí. And the man of God started preaching that day. Ònìyàn Ọlọ́run lọ́jọ́ náà bá bẹ̀rẹ̀ wáásù. And the message he preached was the fourth man in the fire. Àkórí ìwàásù ọ̀hún ti ní ẹnìkẹ́rin nínú iná. A fourth man in the fire. Ẹnìkẹ́rin nínú iná. Saying that no matter what condition you find yourself. Pé ipò yòówù tó bá bára rẹ̀. Inside the fire. Nínú iná. You will find the fourth man. Ó bá ọkùnrin kẹrin padà. Pàdé the man had never, he was, he's been a Christian for years. Ó ti pẹ́ tó ti jẹ́ Kristẹni o. He's never had those kind of words before. Ṣùgbọ́n kò gbọ́rú àwọn ọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn rí. Then in their church, nobody preaches like this. Nínú ìjọ tí wọ́n ẹnì kankan kì í wàásù báyẹn. The man was jumping all over the place and shouting. Oníwàásù yìí ń bẹ́ kiri, ó sì ń kígbe. And sweating. Ó bọ̀lọ̀. At a stage, the preacher jumped down from the stage. Nígbà tó tún yá oníwàásù tún bẹ́ sílẹ̀ láti orí ibi pátákó. And jumped down to the stage again. He was amazed. Ó ya arákùnrin lẹ́nu. Then after the message. Lẹ́yìn wàásù. Man said everybody. Olúwàásù wa ní gbogbo yín. Start to pray. Ẹ sí gbàdúrà. I can never forget that prayer point. Mo lè gbàgbé kókó àdúrà yẹn. Said all my buried virtue. O ní gbogbo àsìkí mi tí wọ́n rì mọ́lẹ̀. Be exhumed. Kàwú yín jáde. In the name of Jesus. Ní orúkọ Jésù. That was the prayer point the man called. Kókó àdúrà tó pè nìyẹn. People started praying. He started praying. Little, when he saw that people were praying, he closed his eyes and began to pray. Began to pray. As he prayed, God opened his eyes. He saw a woman. And he saw a tomb. ó sì rí where they bury people. tí he saw an angel orí áńgẹ́lì kan. And the angel was addressing the woman. Áńgẹ́lì wa ń bá obìnrin yẹn sọ̀rọ̀. Return what you stole from me. Da ohun tó jí lọ́wọ́ rẹ̀ padà fún. Victoria. Victoria. Return what you are stolen from. Dá ohun tó jí lọ́wọ́ rẹ̀ padà fún. The woman said. Obìnrin ọ̀hún ni. Why? Ìdí rẹ̀. Because nítorí pé. he's calling on the lord jesus christ. ó ti ń ké ó ti ń ké pe orúkọ jésù kristi olúwa báyìí. sadoke. kò burú. went into the grave again. ó wọnú. the woman went down. obìnrin ọ̀hún sọ wọnú rẹ̀. and brought out something looking like a wedding present. ó sì mú nǹkan kan tó dàbí ẹ̀bùn tí wọ́n dì fún yàn lọ́jọ́ ìgbéyàwó. and handed it over to this brother. ó wá fi lé arákùnrin yìí lọ́wọ́. And it was at that moment. Nígbà yẹn. They had in Jesus' name we pray. Ló gbọ́ lórúkọ Jésù la gbàdúrà. Amen. Àmín. But before he had that in Jesus' name. Ṣùgbọ́n kó tó gbọ́ lórúkọ Jésù la gbàdúrà. Being an intelligent man. Nítorí pé ó jẹ́ ọlọ́gbọ́n ènìyàn. He queried the angel. Ó béèrè lọ́wọ́ áńgẹ́lì. So who are you? pé ta ni ìwọ. the angel of the living God. Angẹ́lì pé Angẹ́lì Ọlọ́run God of Bethel is the God of angels. Ọlọ́run Bethel Ọlọ́run àwọn Angels going up and down. Àwọn angẹ́lì tó ń gòkè tó ń sọ̀kalẹ̀. Sọ ma ní angel. Ó ní angẹ́lì Who is this woman? Ẹ̀rọ mi nù, ta So your grandmother. Ní ìyá ìyá What? Ní but but she died before I was born. Mm, yes, but she took your virtue while you were in the womb. Bẹ́ẹ̀ni, ṣùgbọ́n nígbà tí wọ́n yìí wà nínú ìyá rẹ̀ ló ti mú àìsíkì rẹ̀. And then in Jesus' name we pray ó wá gbọ́ lórúkọ jésù. ó open his eyes. ó lajú rẹ̀. was sweating. ó làágùn. He has never had that kind of strange experience. Kò tí ní irú ìrírí tó ṣe àjẹsí. May you encounter the God of Bethel in the name of Jesus. Ìjọba ìgbàlódé Ọlọ́run Next morning was on the streets. Lọ́wọ́rọ̀ ọjọ́ kejì, ó bá ń rìn kiri lórí títì. Walking about again. Ó tún fẹsẹ̀ rìn kiri bó ṣe máa ń ṣe. May the enemy not turn you or your generation to vagabond in the name of God. Ọ̀gá òní sọ ìwọ àti ìran rẹ̀ jẹ́ láàrin kiri lórúkọ Jésù. Was walking about again. Ó tún rìn kiri. And somebody saw him and parked his car. Ẹnìkan bá rí onítọ̀hún sì wá ọkọ̀ ayọ́kẹ́lẹ̀ ó wà á mọ́ lẹ́gbẹ̀ẹ́. And called him. Ó bá pè é. Hello. Báwo ni? He looked inside the car. Òun náà bá yíyọ ojú wo ẹgbẹ́ wa He was the person who used to teach mathematics in class. Ẹni tó ń máa ń kọ́ ní ṣirò nílé ìwé ni. Ah! Ó ní ah, Where, where, are you going? Níbo ló ń lọ? Say nowhere. Ó lọ ah, bí kankan. By the way, where do you work? Ẹ ibo ló ti ń ṣiṣẹ́ náà. No work. Ó ní kò ṣiṣẹ́ o. Ìwọ. The best in our class. Ìwọ tó mọ̀wé jù ní kíláàsì wa. No. Ká máa nì commissary kan. ó yá wọlé. I'm taking you to my managing director. mo ń gbé ọ lọ bá ọ̀gá ilé iṣẹ́ wa. And he drove him to the managing director. ó sì gbé ó ọ̀dọ̀ ọ̀gá ilé iṣẹ́ wọn. The man said, You have first class. Oyọ oyanranti. Bring your CV. Ònìyàn yá kó àwọn ìwé rẹ wá. Give it to was looking at it. Ó fún ọ̀gá ilé iṣẹ́ wo. And the man was saying, ah ah. ah ah. Ah ah. You are not working? Oh, finish it. I said, okay, no problem. Put, this, put, put the document away. He said, welcome. When do you want to start? Ìjọ olùfẹ́ bẹ̀rẹ̀ ṣe. Take today. Onílóòdì. Okay, right. Uh, what kind of car do you want? Irú ọkọ̀ ayọ́kẹ́lẹ́ wo If I have the Peugeot, I'll be fine. Ìbá Peugeot, ó dà. You get it tomorrow. Ó gbà lọ́la. What kind of house do you want to live in? Irú ilé wo In one day. Lọ́jọ́ kan ṣo. He met the God of Bethel. Ó The fourth man in the fire. And his life changed completely. You will encounter that God of Bethel in the name of Jesus. Ọlọ́run your amen roar like thunder. How do I connect the God of Bethel? Báwo ni mo ṣe lè sopọ̀ mọ́ Ọlọ́run Bẹ́tẹ́lì? One, you need to surrender your life to Jesus. Àkọ́kọ́, o ní láti fàyè rẹ fún Jésù Kristì. That cannot be negotiated. A ò lè dúnàdúrà nípa èyí. Secondly, you need to repent from all those things. Ohun ìkejì ni pé o ní láti ronú pé wàdà gbogbo ẹ̀ṣẹ̀ tó mọ̀. Third, ìkẹta. You need to believe that nothing is impossible to God. O nílò láti gbàgbé pé gbàgbọ́ pé kò sí ohun tó ṣòro fún Ọlọ́run láti ṣe. Nothing is impossible. Kò sí ohun tó ṣòro fún. And four. Ìkẹrin. You need to pray the kind of prayers that connect to the God of Jacob. O ní láti gba irú àwọn àdúrà tó ń sopọ̀ mọ́ Ọlọ́run Jacob. Which is the kind of prayers we are going to start in a few minutes from now. Ṣíṣe irú àwọn àdúrà tá ó bẹ̀rẹ̀ láàrin ìṣẹ́jú díẹ̀ báyìí. Make up your mind. Pinnu wàyí. That you must possess your possession. Ṣé o gbọ́dọ̀ gba ìní rẹ? Make up your mind. Pinnu wàyí. And believe God. Kó o sì gba Ọlọ́run gbọ́. That God who knows all things. Pé Ọlọ́run tó mọ gbogbo. Is a God of signs and wonders. Ọlọ́run àmì àti àrà ni. Right there where you are. Níbi tó wà yẹn. Rise to your feet now. Dìde dúró nísinsìnyí. And if you are here tonight. Mo bá sì bẹ níbí láṣálẹ̀ yìí. You are not born again. Tó o ti di àtúbí. You have not surrendered your life to Jesus. Kò sí ìfẹ́ ayé rẹ fún Jésù. Do so very quickly where you are. Ibẹ̀ nìkan kan níbi tó wà. By raising up your right hand. Nípa nínú ọwọ́ ọ̀tún rẹ sókè. Where you are. Ibi tó wà yẹn. And saying this after me. Kó sì wí tẹ̀lé mi báyìí. Say father. Say bàbá. In the name of Jesus. Ní orúkọ Jésù. I come before you now. Mo tọ̀ yín wá nísinsìnyí. Lord Jesus. Jésù Olúwa. Come into my life. Wọ inú ayé mi wá. Take control of my life. In Jesus' name. Ní Amen. Àmín. Um, our brethren will see you immediately we close this service. Thank you, Jesus. Amen. Amen. Can you shout this loud and clear now? By the thunder of your power. Oh God of Bethel. Ọlọ́run Visit me now. In the name of Jesus. Open your mouth and decree. Receive that divine visitation. Thank you Jesus, thank you Jesus. In Jesus' name we pray. Stretch your two hands forward now. tẹ ọwọ́ rẹ sepira. Father, let your power fall upon this house. Let his hands carry the fire of the God of Elijah. Any part of your body you lay this hands on. Every ladder of darkness there must disappear in the name of Jesus. Every part of your body where you lay this hands. The yoke of the enemy is destroyed forever in the name of Jesus. You and collect the fire of God. Collect the power of God. Collect the fire of God. Collect the power of God. Collect the fire of God. Collect the power of God. In the name of Jesus. Lay those two hands on your head and keep it there. Don't say anything, just keep it there. Something is being taken out. From that head. Spirit of death and hell. Departed. Amen. Amen. Lay the two hands on your chest now. Bí ọwọ́ méjèèjì lé àyà rẹ. Leave it there. O sì fi sílẹ̀ ń Yes. Any infirmity. Àìlera yòówù. That has found its way into your chest. Into your heart. Into your lungs. I command them to go. I command them to go. I command them to go. I command them to go. I command them to go. I command them to go. I command them to go. I command them to go. I command them to go. I command them to go. In the name of Jesus. Amen. Amen. Lay the hands on your stomach. Gbé ọwọ́ náà lé Keep it there. O sì fi Keep it there. Any poison you have been fed with. Physically or spiritually. In the dream. I command them to go. They must go. They must go. In the name of Jesus. Thank you, Jesus. Thank you, Jesus. Thank you, Jesus. Thank you, Jesus. Can you shout this down loud and clear? Traffic of angels. Appear in my life. In the name of Jesus. Telekeya boshende raboko soponde ketelaba. Ribo soponde keya boshente. In Jesus' name we pray. The aggression with which you prayed that one. Pẹ̀lú ipá tó fi gba ìyẹn. I want you to triple aggression. Mo wá fẹ́ kó sọ ipá yẹn di ìlọ́po mẹ́ta. I should pray this next one. Láti gba ìtókàn yìí. Traffic of witchcraft. Súnkẹrẹ pàkẹrẹ àwọn àjẹ́. Delay my manifestation. Tó ń fa ìlú. In the name of Jesus. Orúkọ Mapotese teni kayabo e shenderabo kopolama. Open your mouth, open your mouth, open your Thank you. Thank you, Jesus. Thank you, Jesus. Thank you, Jesus. In Jesus' name we pray. A sevenfold amen. Say thank you, Jesus any song of praise in your mouth and sing it loud and clear. Any song of praise. How great is his name? How great is his love? Forever the same. We roll back the waters of the mighty Red Sea. I should I never leave. trust in you. Amen. Amen. Quickly bring out your first and your offering now àti ọrẹ rẹ jáde báyìí. Father, we thank you for the thanks and the offering. Bàbá lọ ẹ̀mí àti ọrẹ. Good measure present falling over. Òṣùwọ̀n dídára tá a kì mọ́lẹ̀ tó ń ṣẹ́ sílẹ̀. Let men place in our lap in the name of Jesus. Bí àwọn ènìyàn mú wá sí àkàtà wa ní orúkọ Jésù. Let the people take Dọ̀nfàní the grave. Ẹ̀bùn fún àwọn ènìyàn yín ní ọ̀nà àgbàyanu. In Jesus mighty name we pray. Orúkọ Jésù Kristi la gbàdúrà. As the ministration is going on, you find the boxes by your side. Bí àwọn akọrin yóò ti máa kọrin, ó rí àwọn àpótí tó wà nítòsí. Just drop your offering there. ọ̀rọ̀ yín sínú bẹ̀. Listen to this important announcement. Ẹ tẹ́tí gbọ́ ìfilọ̀ pàtàkì yìí. Next Saturday power must change hands. Ọjọ́ Sátidé tó ń bọ̀ yìí ni agbára gbọ́dọ̀ pààrọ̀ ọwọ́. But it will not take place here. Ṣùgbọ́n ibi kọ́ la máa ṣe. You watch it on your LTV8. A ó wò ó lórí amóhùnmáwòrán. Or you watch it online. Àti ayélujára. And all our social media platforms are seven. Àti gbogbo àwọn ibi tí máa ń wò tẹ́lẹ̀ ní aago méje òwúrọ̀. But the regions. Àwọn ẹkùn can connect and broadcast it in their regions. Wọ́n lè sopọ̀ mọ́ wa kí wọ́n sì tẹ̀ sáfẹ́fẹ́ ní olú ìjọ wọn. Don't forget that. Ẹ má ṣe gbàgbé. Then our annual seventy days prayer and fasting program will start on Monday. Ọjọ́ Monday tó ń bọ̀ yìí ni ètò àdúrà àti àwẹ̀ àádọ́rin ọjọ́ yóò bẹ̀rẹ̀. And the booklets are already on sale. Àwọn ìwé tá a lò wọ́n ti wà níta. Don't forget to purchase your own copy. Ẹ má ṣàlàyé lọ́ra ti yín. Also if you want to bless the needy, the orphans, those who need help tó bá ti wọ́ láti ran àwọn aláìní àwọn ọmọ òrukàn àti àwọn tó nílò ìwé yẹn motherless babies homes àwọn tó wà prisons àwọn àwọn tó wà ní túbú you can buy a copy and put it on the altar here o lè ra ẹ̀dà kan kó síwájú sí iwájú pẹpẹ níbí the care ministry will pick them up àwọn tó ń bójútó àwọn aláìní yóò ṣe àyàn rẹ̀ glory be to the name of the lord ògo ni orúkọ olúwa thank you jesus o ṣeun jésù. The choir will continue to minister as you give your offering. Bá a ti ń fi ọrẹ wa sílẹ̀, àwọn akọrin yóò máa fún wa lórin. Israel. Yes, sir. Bring out your manna water now. And raise it up above your head. And let your amen roar like thunder as I pray. Believe the Lord that He has brought you here to bless you. Father, in the name of Jesus. Father, in the name of Jesus. Father, in the name of Jesus. Father, let your power flow into this water in the name of Jesus. Let this water become the water of healing, the water of deliverance, the water of power. Any sickness that this water confronts. Àìsàn káìsàn tí omi bá kò lójú. Let the sickness die in the name of Jesus. Kú orúkọ Jésù. Any sickness that confronts this water. Àìsàn káìsàn tó bá kó omi lójú. Let the sickness die in the name of Jesus. Àìsàn náà kú orúkọ Let the power of the rock of ages. Kí agbára àpáta ayérayé. Flow into this water. Let the power of the God of Bethel. Kí agbára Ọlọ́run Bethel. Flow into this water in the name of Jesus. flow into the water, flow into the water, flow into the water, flow into the water, flow into the water, flow into the water, flow into the water, flow into the water, flow into the water, flow into the water, in the name of Jesus. Let this water become divine tonic. Divine antibiotics. Divine power. Divine glory. Thank you, Heavenly Father. Let the anointing of ease enter into this water. Let the power of the Holy Ghost overshadow the water. I consecrate the water and I bless the water. The name of the Father, the name of the Son, the name of the Holy Ghost. Thank you, Heavenly Father. In Jesus' name we pray. Now, before you go away from here, there are three prayers I want you to pray. Before we share the grace Be holding my face in any crystal ball. Can you say that loud and clear? Die with your crystal ball in the name of Jesus. Die with your crystal ball. In the name of Jesus. praying. The voices of the night. Saying I shall not rise. What are you waiting for? Ilé in the name of Jesus. kill the voices of the night. name we pray. Lórúkọ Jésù la gbàdúrà. Now finally before we share the grace. Èso kẹ́yìn ká tó ṣoore ọ̀fẹ́. Can you say this loud and clear? Wí báyìí tó jákè. I plug my life. Mo ti ayé mi bọ. Into the socket of divine favor Orísun ojú rere ti Ọlọ́run. By the power. Nípa agbára. In the blood of Jesus. Ẹ̀jẹ̀ Jésù. I plug my life. Mo ti ayé mi. into this pocket of divine favor by the power in the blood of Jesus. Open your mouth and begin to plug your life. I plug my life into this pocket of divine favor by the power in the blood of Jesus. In Jesus' name we pray. In Jesus' name we pray. Please don't forget this day we are going to into vigil prayers. wọ On the night. Of the tenth. Ti In October, night 10 We want to pray into the day ten ten twenty. a gba ìṣòro wọ ọjọ́ kẹwàá oṣù kẹwàá. night of february night of october is a friday. ní ọjọ́ kẹsàn-án oṣù kẹwàá ó jẹ́ ọjọ́ friday. so we start the program at eleven o'clock. a bẹ̀rẹ̀ ìṣòro náà láago mọ́kànlá. and we stop at twelve thirty a.m. a ó sì dá a ó dànù dúró láago méjìlá. from nine we pray across to ten. láti ọjọ́ kẹsàn-án a wà gba wọ ọjọ́ kẹwàá. You are going to see it. It's going to be on ltv It's going to be on all our social platforms. Yóò So you do it in your house. We shall announce it further. Father, we thank you for the prayer request. Answer them by fire in the name of Jesus. Thank you, Heavenly Father. let Let's share the grace and fellowship. Jẹ́ ká jùmọ̀ ṣe rẹ̀. Grace of our Lord Jesus Christ. The us with Holy Spirit. Be with us now, Father. Show us goodness and mercy that follows. All this we shall dwell in the house of the Lord forever and ever. Seven Goliath destroying. Hallelujah. Let's go. Hallelujah. Hallelujah. Hallelujah. Hallelujah. Hallelujah. Hallelujah. Hallelujah.